الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أتقفوا الله سبحانه وتعالى أتوى عليكم كاتيك فهو النبي محمد صلى الله عليه وآله وسلم ibi tí a ń ṣe tàti dúníà na inṣáàlá wadda ni pé wala farqa fi jami'i hadi in nawakil bayin alhazil wal jadi wal kha'if ila al mukra wa kulluha min a'zami ma yakunu khatara wa min akthar ma yakunu wuqu'a فينبغي للمسلم أن يحذرها ويخاف منها على نفسه نعوذ بالله من موجبات غضبه وأليم عقابه وصلى الله على خير خلقه محمد وآله وصحبه وسلم bí ta ti dóní wípé àwọn nǹkan mẹ́wàá tí a ti kàṣẹ́ ìfẹ́wàá tó mọ́ bá ẹ̀sìn islamu wọ̀nyẹn jẹ́ kò sí yàtọ̀ láàrin ẹni tó bá kó sí àwọn nǹkan tó mọ́ bá ẹ̀sìn islamu jẹ́ kò bá jẹ́ pé onítọ̀run ó kó sí láwàdà ní àbí ó kó sí lẹ́ni tí ó mọ́ tí ń ṣe kò sáwàdà ó mọ́ mọ́ kó sí náà àbíyàn tó ṣe pópó sáwọn nǹkan tó bá ẹ̀ṣẹ̀ islam jẹ́ látara pé ó ń bẹ̀rù kò sí àwíjàre fún àwọn mẹ́tẹ̀ta yìí níwájú ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala wọn ò nígbà ní excuse fún so akan ni akan ṣe ni àbí kó jẹ́ kí bí ẹni ẹ lóòtọ́ ó máa mo mínú kẹtí mọ̀ sọmọ ìṣẹ́lẹ̀ mo mínú mo mínú pé mo fi tẹ̀lọ́ ọba tàbí náà tó bá mínú ẹ̀nà ọkọ̀ wọn àbí ènìyàn bẹ̀rù bóyá wọ́n dẹ́rù bá wọ́n jẹ́ kó yẹ pé ó yá sí báyìí tó dẹ̀ lórí fún ẹ̀bọ̀ ni tí ènìyàn bá lè ṣe látara subhanahu wa because kò yẹ kó tó bẹ̀rù Allah subhanahu wa ta'ala شيخ صالح بن أبن الفوزان أواني لا فرق في هذه النوافذ العشر بين الجاد الذي يكسد ما يقول أو يفعل èyàn tó serious aljáde òun ẹni tó ma tí ń fi ó sì ma tí ń sọ ní tó sọ yìí ó mọ̀ pẹ́ gbọ́ni ó dẹ̀ tó sọ ẹgbẹ́ ìpìlẹ̀ alhazin wọ́n lè tó ń ṣe tó kàn sáwẹ́wà tí tó kàn sẹ́fẹ̀ ni àbúnsáwàdá ni àbò ń pa àwọn èèyàn lẹ́kún wa huwa alladhi la yaqsid òun èèyàn tí ò ní kọ́sùdù kò ìtẹ́ndì kún fẹ́ ṣe bọ̀ pẹ̀lú ọlọ́run ọba àmọ́ òun kàn sáwàdá ni dédé náà ni ìdí ni wípé tẹ́sí ọlọ́ọ̀bá bá ni kò ní sọ ẹ̀sẹ̀ ọlọ́ọ̀bá dìkan tó mọ̀ fi sáwàdà kò sọ nǹkan tó skit àwọn comedy skit àbíkẹ́yàn sọ dín tí memes àbíkẹ́yàn sọ ẹ̀sìn dín tí èyàn mọ̀ fi pa àwọn èèyàn

wọ́n lẹ́nìkan ni ìmọ̀mú ya bàbá ládáni yẹ sàládáni wọ́n a masàwádà wọ́n masàwẹ́wà wọ́n ma sí wọ́n ma sí rí lórí wọn wọ́n lè mọ́ lúra wọn lórí wọn àbíkà ma sí nǹkan bẹ́ẹ̀bẹ́ẹ̀ ṣá àbíkò dínú Ramadan kẹlú kó ma fi àwọn bí Ramadan àwọn bí iftar kó ma fi ṣe skit ọ̀rọ̀ iftar ìsinmi ti tó àbíkò ma jẹ lọ́sàn àwẹ̀ kó ma ló ń ṣe skit bíbẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ìfẹ́lásà ti fi pa àwọn ẹ̀lẹ́rin àníbùdẹ̀ ti gẹ́ yíwa sallallahu nínú àti wọ́n fi burú jù náà wẹ̀yìn tán fi worst jù wọ́n làwọn tí wọ́n mọ́ ń pa irọ́ láti máa fi pa àwọn èèyàn lẹ́rìn skit generally ìmọ̀ sí comedy kamala ń sẹ́fẹ̀ kíníkan basket kíníkan ni tàti fi mọ́ alára láti kékeré ẹ̀ lè pé ẹlòmí ti bìlí pé òun ò lè rí entertainment àyàfi níbi skit ẹ̀sùn wọ́n kà fi ń dá eré ìdárayá ni wọ́n kà fi ń entertainment ni mélòó mélòó yẹn ló ti di kèfèrí níbi ọ̀rọ̀ entertainment ìgbàtà ń ṣàlàyé anákìdù sáàbẹ̀ ẹlẹ́ẹ̀kejì nǹkan tí mọ́ ń bá ìsì islamu ẹ̀dẹ́ a ṣàlàyé nípa kí bọ́ ṣe ń fi àwọn films àwọn aflamu tó ń wò yẹn yálà yorùbá film ní àbáwọn wọ́n film tó wò yẹn bọ́ ṣe ti fi sọ di ẹlẹ́bọ tó sì mà adìmáwọ̀ examples wọn ìwọ tó ti consume kò tó ayé sórí ìwọ tó ti consume ẹran yóò so gbogbo sí ni ẹlọ́wà ó dẹ̀ bìlìbù ní àwọn kan tó ṣẹlẹ̀ ń bẹ̀ ẹ̀rẹ̀ kan wá dẹ̀yàn èyàn kan wá ń dẹ̀ran ọ̀bọ wá ń dẹ̀yàn ọ̀bọ ń dẹ̀ran igbá àwọn kòkòrò bá sásùn wọ́n dẹ̀ fi ń pàṣẹ ẹbọ sí ọlára mélòó mélòó èyàn ni wọ́n ti fi pàṣẹ àkídà àkúdà ayá sí lára ẹ̀dẹ̀ kan wá kú ní fíìmù gbàtọ́gbàdà wá kú ọkàn ya bá yìí ọkàn rí sókótó ní sókótó náà ti máa ń àbíkà rí ń kàdúnà ibi tẹ́lẹ̀ dé ibi tó ẹ̀ẹ́sẹ́lẹ̀ rí unity bí ọ̀tí ń sàrí gbọ́kadà lọ àmọ́bí tó jìnnà tó ṣe pé ẹ̀ẹ́ nílé débẹ̀ lẹ́ẹ̀kan wọ́n ni àà Sókótó ní ah, ó níbẹ̀ ni yóò tó wà lọ kọ́lé síbẹ̀ yóò tó wà ra mọ́tò yóò tó wà bímọ ìjọba ẹni kọ́kàn travel yóò kàn bíbá ìkòkà ní rímọ́ ni ó ti tán ìdí tó dẹ̀fà in tó dẹ̀fà kídàkúdà ẹ̀rù mí ò mọ́ rí ìdòfà in tó fà ní pé yóò gbá bílíf kì níkan àkọ́kọ́ èyàn lè kún kékeré ó lè so tó bá ti kún kékeré ń bí ó yà lọ continue life ẹ̀mbò mi àwọn gateman tó ń bẹ ní sánmà wọn ní sílẹ̀kùn fún ọ ó bá débẹ̀ bá wọn láwọn sílẹ̀kùn pé àà ah, no wípé o tí ìlú àsìkò rẹ̀ tán lé wọ́n ní pé ẹniyẹn ó kú ní kásìkò rẹ̀ tó pé ó kú kásìkò rẹ̀ tó pé inú àwọn fíìmù sáfí ń pò mú jàwé kíní wàwọ́lá ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn lè ní bìlìvù ẹni lófin pé tíyàn bá kú kí náà kọmọ ń bèèrè ọmọdé ni o kódà kìí tí gbìn kankan sí so láti lè fi dùn ìyá ẹ̀ tó tọ́mọ̀ rẹ̀ kúnnú ọmọ rí wà ń bómi tí ń gbádùn inú tí olómọdé pé ẹ̀ẹ́ sọmọ mi ò tí kú tó kà ti lọ́gbòmí láti máa gbádùn ni wà láìrọ́ na wáyé pé tẹba rí ewúrẹ́ kan ládùúgbò táwọn yẹmọ́ condemn àwọn láwùjọ ti wọn wọ́n ti so nǹkan mọ́ ọlọ́run wọ́n ti so mọ́ lẹ́sẹ̀ báyìí kélékèlé báyìí wọ́n ti so ni a sẹ́rẹ́ nìyẹn ó ti kọ́kọ́ wáyé léyàn ìgbà tó wá mọ́ ń sábúrú ó padà wáyé lẹ́ran kò ìgbé ẹwà wà bí àwọn bìlìfù ẹran bìlìfù tí ó ẹran gan ni bìlìfù ẹran bìlìfù ẹran gò nínú bìlìfù ọlọ́dẹ̀ sọ́nà Qur'an ọlọ́dẹ̀ minha khalaqnakum wa fiha nu'idukum wa minha nukhrijukum taratan ukhra inú rẹ̀ láti dáyín á dáyín padà sínú lẹ́yìn tásìkò yí bá ti tó wà láì ó lè ló ó lè kò lé lé ní ìṣẹ́jú kan tásìkò rẹ bá ti tó tó lò láyé wàláhì kò lè lé ní ìṣẹ́jú kò lè lé ní ìṣẹ́jú kan ó lò táìmù rẹ tí ó pé gbogbo arísìkí tọ́lọ̀ ti kọmọ kó ní láyé wàláhì gbogbo ló nílẹ̀ ẹ̀kọ̀ kan tó bá kú so ẹwà tún àwọn fíìmù yẹn náà nínú àwọn ẹlú ìgbà ló èmi ń wo yóò bá fíìmù tèmi o èmi wọ́n fíìmù mọ́ wò bẹ́ẹ̀ ni àwọn ètò ń wò yẹn náà ń kọ àtàni ṣe májíkì ńkọ́ hmm? àwọn tó ti kó só ṣe ẹgbùn ńkọ́ àwọn reporters ńkọ́ àwọn lọ́dọ̀bìnrin ńkọ́ àwọn superman tó wọ́n ńkọ́ ló jẹ́ pé àwọn ọmọ kéèkéé àfikí àmójútó wọn gan àwọn ọmọ kéèkéé ń dàgbà àwọn àwọn bèbí superman fún wọn bèbí spiderman sẹ́yìnṣe dẹni ìdẹni náà èyàn lè máa yọ owó ogun alátakọ̀lọ́wọ́ èyàn tó nọ́mà kọmọ̀ yọ èyàn kọ́ àwọn èyàn ní èyàn jẹ́ kí àwọn ọmọ ọmọ láìkì idán láti kékeré wọ́n mọ̀ fẹ́ràn idán wọ́n ní ìfẹ́ sí idán gan wọ́láì àti kékeré wọ́n tó wá bí pé ẹ̀ẹ́ so èmi náà lè jòkó báyìí tí kàn mú nǹkan ní nǹkan láti bí báyìí bá kàn ṣe kí nẹ́gà báyìí bá pé so entertainment wọ́n fi sọ́rọ̀ adélẹ́bọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà kí náà gbẹ̀ẹ́ lómi ò ní al-akọlù tó àwọn entertainment yẹn kọ́ ẹlẹ́sẹ̀ ló jẹ́ ẹ imagine bàbá àti ìyá àtọmọ ẹsì jọjù kó núlé ẹjọ́ bíbí nàìjá ẹjọ́ òkú ẹwà ní ẹ̀kọ́gbọ́n nínú fíìmù rárá ẹ̀kọ́gbọ́n wàláhì àwọn kí ni ẹ̀kọ́ bá yìí wọ́n náà lọ́gbọ̀n tó bá wù dáadáa ó rí pé fíìmù yẹn òun ló ń ṣèkù láìbẹ̀ bó ṣe ń lè ìwú ò sí wó Kùránì àti Sunnah ilé olókè Kùránì kẹ́ Kùránì nínú ilé ní ìsìn in tí Kùránì tó dá ọmọ fi Kùránì decorative nílùú tèmi ti dàgbà wo Kùránì ọmọ fi decorative wọ́n sì mọ́ fi ń decorate tomatoes tó bá ti ní so tv orí àpótí èsù ìbẹ̀ náà lọ gbé Kùránì lórí yóò wà kú ewu sí ibẹ̀ kò sẹ́nìyàn tí ó wù inú mọ́tò náà ibi ẹ̀yẹ níbi ọwọ́ ẹ̀yìn ibẹ̀ náà wọ́n ma fi Kùránì design lé tọ́mà fi design mọ́tò tẹ́mì mọ́tò ní àdúgbò tẹ́mì tẹ́mì ti dàgbà Allahu akbar Kùránì tọ́lọ́ bá sọ̀kalẹ̀ liyadabbaru ayatihi káwọn kẹ́ẹ̀má ka Kùránì ẹ̀kẹ́dẹ̀ mọ́ a wá mú believe nínú Kùránì ma wà lámìnà súnnà a ah, rí ànẹ́bì ní àwùkọ́sí má a ah, rí ànẹ́bì láwùkọ́sí má kí ni di in tó pẹ̀ ó wà rí pé in tó ṣẹlẹ̀ ń lọ níbi òun ní ṣẹlẹ̀ bá dì òun ló ṣẹlẹ̀ lọ́sùn òun ló ṣẹlẹ̀ lẹ́kùn kí ló ṣẹlẹ̀ tó wíké the same way láwọn yẹ́ sí ń live òun ní pé the same form of promotion tán fún àwọn entertainment yẹn náà lọ everywhere around the world kìí ṣe bí nìkan ló affect everywhere ló affect látilẹ̀ nígbàtá ojú àwọn yẹn wá dúdú látilẹ̀ nígbàtá wọ́n lajúbà àwọn lajúṣẹ́ sí àwọn lajúṣẹ́ entertainment film náà lajúṣí eré orí ìtàgé ìgbà kan wà àwọn dé ni tó lọ mọ rẹ́ntì ẹni ó mọ̀ wíkí ní àgbákò kan báyìí mọ̀ fi yí ó mọ̀ yí tó mọ̀ láàgùn báyìí kódà nígbà yẹn kọ́ èyàn tó bá ní tv nígbà yẹn wo wọ́n rẹ̀ ládùgbò gbogbo àwọn àdúgbò ìbẹ̀lẹ̀ lọ mọ́kún jẹ sí so ó dẹ̀ ní a line ló fẹ́ jí pé kí ni entertainment yẹn kọ́ ó tún wá di instrument láti fi engineer àwọn èèyàn socially wọ́n pè ní instrument of social engineering ìkẹ́ tí ò yẹ ìnìyàn ṣe rí trend tẹ́ máa fẹ́ kó mọ́ lọ láwùjọ kò sí wàhálà engineer rẹ̀ tí ó fi mọ́ nígbàtí fẹ́ káàkiri ma zag pé káàkiri ma wọ ṣòkòtò tí ó ma wọ ṣòkòtò ibi tí ọkọ̀ gbé sí ní o yóò wà gbèsí ibi tánbì yóò wà kẹtàn ẹsẹ̀ yóò wà fẹ́ yóò wà mọ́rin ẹdú káàkiri tó bá fẹ́ jẹ́ tí ó jẹ́ trend ni kò sí wàhálà àwọn musicians àtàwọn onífíìm ìtúwọ̀mọ̀ sí ni reason ni pé wọ́n ti mọ̀ nẹ́bí wọn ni àwọn àbíyàwó àkúsùlù wọn ni àwọn tán ni àwọn tán wù láwùkọ́ sí ni لقد كان لكم في رسول الله اسوه حسنه station mélòó ni wọ́n ti máa promote ní lecture sunna nígbà kàṣíwà sí gidi fáwọn èèyàn station mélòó lọ́jọ́ promote tí bá sáwọn masájídì kọ̀ọ̀kan tó níka everywhere bó ṣe rí nìyẹn nígbàtẹ́fẹ́ káyẹ máa rí ohun kí ló ṣẹlẹ̀ ọbẹ̀ sí mọ́ sínú fíìmù ọbẹ̀ sí mọ́ sínú fíìmù díẹ̀díẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ táwọn ẹ̀bá jọ wo fíìmù àti bàbá tó bá ti dé tó ti fẹ́ máa ṣiṣẹ́ fíìmù àwọn ìwé yáyá ọya lọ́gbọ́gbọ́n ọmọ náà ti mọ̀ yóò ti wo time kó tó lọ ẹ̀ 17 minutes kìíní kan ẹ̀wọ́n ọ̀sẹ̀ bẹ́ẹ̀ lọ́sọ̀ ibi tí mo ti lọ gbómi yìí yóò wà padà wá lóògùn yóò wà pèrè yóò wà pẹ̀lẹ̀ padà ìgbóná ní kí mọ́ gbò ó ti mọ̀ pé ẹni kò lọ gbómi wà wọn ẹ̀yìn tẹ́ ti mumi ní ìsìn ẹ́sùpẹ́ mumi sí èmi náà wà gbómi tèmi lóògùn náà yóò wà dápadà sí pé ẹ̀ẹ́ tó tẹ́fẹ́ wọn bẹ́ẹ̀ ni nígbà tó ti ẹ̀yà àwọn òbí ò ti ẹ̀wù lẹ̀fẹ̀ kan ní kọmọ wọlé má ìdí ni wípé púpọ̀ látòkèdélẹ̀ blue film ní gbogbo látòkèdélẹ̀

ọmọ wa ló bẹ́ sí fíìmù ẹ́dàkùnlú fíìmù yóò wà sí lábẹ́ sí ilẹ̀ throughout ó síra rẹ̀ dànù wà láìní bọ́dì ní wọ́n fíìmù kí ni dì ní pé wọ́n ti rí pé táwọn èèyàn fẹ́ òun náà ni entertainment entertainment ló jẹ́ pé ẹ̀sìn máa ń slow láti grow láwùjọ bí ní pé kí ní ò bá tọ̀bí àpò báwọn yẹn sì ti dàgbà àwọn yẹn ti change tọ̀bí ara wọn kò bá bá sì dàgbà mọ́ báwọn sì dàgbà ní pé a ní kó dùn kó dùn kó máa flow kó dẹ̀ máa dàrú bọ̀ ìsìn ọlọ́ọ̀bá mọ̀ ní pé nóò kò mọ̀ lọ ní rọwọ́rọsẹ̀ nóò kí lọ́lọ́ọ̀bá wí kí lànàgbà Muhammad sallallahu alaihi wasallam kí ló wí ni so kó sọ́ra ọdákun ẹwọ ní ìsinmi ẹwọ̀rọ̀ jápa jápa jápa wọ́n mọ̀ mọ́ fàwọn kí ní ẹ wọ́n fi ṣe fíìmù àwọn olórin ń kọ́ ẹwọ yahoo yahoo náà ẹwọ bá ṣe fọ́ yahoo yahoo lójú èmi sì rántí pé láwọn years back gbọ́ tó bá ń jẹ́ yahoo náà ó mọ̀ ó mọ̀ yọ́ káàkiri nígbàtà olórin bá fi kọ́ kìníkà yahoo kìníkà yahoo yahoo yahoo ẹgbùsì pọ̀ tó láwùjọ níbi pé oníkálùkù sí mọ̀ pé ọmọ òun yahoo ní ìwọ̀n ni pẹ́lú fíìmù tẹ́ wò lánàá sọ wọ́n ti pé yahoo lẹni tí gáyẹn gáyẹn gbà tó ṣe yahoo báyìí ó gbé fẹ́nsà wálé ó gùn yàrẹ fẹ́nsà ní ó gùn yàrẹ mọ́tò ọmọ tèmi náà ti ṣe yahoo yóò yàrá dákẹ́ kú mọ́tò ayé ti bá ti wájẹ́ alhakumut takathur hatta zumtumul maqabir ìjọ tẹ́ bá wọ sàárì lẹ́tọ̀ mọ́tẹ́kà ayé ti bá ti jẹ́ ẹ ti sòfò sínú ayé ìntẹ́ mọ̀ kò ju owó ẹlòmí tẹ́ bá sí làákàyè rẹ̀ báyìí kò sọ́pọ̀lọ́ mẹ́ mọ́ owó àti mọ́tò nìkan ló wà nínú làákàyè ibi tó rí ti dúdú tó ti kú dé kí ló dé sọ́wọ́ àwọn àfáà náà àwọn náà dákẹ́ àwọn tí ẹ̀dá ń sóògùn fáwọn ọmọ yahoo àfáà náà dákẹ́ wọ́n ní sọ̀rọ̀ gbàtí pípà tó parí báyìí ó gbé mọ́tò bẹ̀bẹ̀ ó gbé mọ́tò bọ̀gìnì ó gbé sáfàndì bí i pé kò ní kú mọ́ ó dúkó ní kálùkù adákẹ́ àwa fàbúrúlẹ̀ abúrúdẹ̀ ń flò láwùjọ ó ń flò òun náà àwọn ọmọbìnrin inú ò sèfù mọ́ wọ́n ò sèfù wọ́n lò wọ́n tó bá ti gbé síwájú mọ́tò mọ́tò tó ti sin kan sí ọmí ìmí ti di kòlòfó wọ́n ti lò tẹ́yẹnyẹ kò sí nǹkan kanú ayé rẹ̀ mọ́ o ń gbò lè lóra rẹ̀ mọ́ ó ti wà used tó bá ti wá lò tán wà dump ẹ̀ yóò ti ìmí ti di bí zebra nú wọn kọlọ green lọ́wọ́ bí kọlọ red bí kọlọ blue kọlọ purple kọlọ yellow ó ti rí rédèrèdè ó ti wá condemn sínú ilé kò sẹ́nìkan tí ó fẹ́ mọ́ ọmọdún mélòó ní bí 25 ọmọ 25 obìnrin obìnrin tó yẹ wà nílé ọkọ ẹ wá wá búrò in tó wá bẹ́sìn mú tó bẹ́sìn mú àwọn èèyàn wá wẹ́kọ́ mẹ́mọ́ ní ìsinmi ọmọ 15 14 13 14 15 wọ́n ti mọ̀ pé ẹ̀mọ́ ń wọ́kùnrin lọ wọ́n ti à bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bẹ̀ẹ̀ lọ́kùnrin kan tó wáyé jẹ́ wọ́n ti mọ̀ ìbọ́lẹ̀ tí ìrànkí ni inú fíìmù ni wọ́n ti consume sínú fíìmù kí ní kẹ́dẹ̀wà pẹ̀lú basement live ní pé you are what you consume So sórí content tó bá ń consume lójoojúmọ́ that is you wallahi yóò shape thinking rẹ̀ content tó ń consume wallahi yóò shape thinking rẹ̀ àmì ẹ̀tí wá consume wá di pé ní ìsinmi ayò aláwọ̀ òbí tí wọ́n tó ń lù àwọn òbí tí wọ́n mọ̀ sẹ́ wọ́n mọ̀ ọmọ obìnrin èyí títí ń wọ́kùnrin lọ wọ́n ti mọ́gbẹ̀ in tó wá jẹ́ ma'aruf wá di munkar in tó wá jẹ́ munkar wá di ma'aruf wọ́n wá bá ti jẹ́wà ní pé iwọ́ ọmọ ẹ̀tọ́ wá níka ọmọ yìí gbà nígbà tó fẹ́ mọ́ sí eribu kó fẹ́ kan lọ́kọ hey early marriage kí early marriage early eribu wá early zina tí wọ́n ṣe wá ń kọ́ àgbákò wá kí ní pé gbogbo wá lọ́júpọ̀ wá fọ́jú wá bàjẹ́ kò dẹ̀ sẹ́nì kankan tí ó sọ̀rọ̀ láwùjọ ìdí ní oníkálùkù náà ṣe kí ni oníkálùkù gbádùn rẹ̀ táwọn àfó bá wá sọ̀rọ̀ tó yẹ kán sọ fún ibi táwọn burú ti ń ṣẹlẹ̀ àwọn bá ma níjọba ni ìjọba ni ìjọba ni ṣé ìjọba ló ní kọmọ̀ rẹ̀ mọ́ sí zina ìjọba ló ní kọmọ̀ rẹ̀ mọ́ sí yahoo a ah, ṣègbú ọ̀nà wà ní àtọ́ sọ fọ́sí pé fàwọn ọmọlọ́mọlẹ́ jàre lọ́kẹ̀ ah, fàwọn ọmọlọ́mọlẹ́ ah, nígbàtà àwọn ìṣègbó táwọn èbó owó èwò nìbókó ṣe èbó tó kówó rẹ̀ tó wá kébò ló kówó rẹ̀ èbó tó kówó rẹ̀ ti kú ni káàkiri tó wá sọ wípé èbó kọ́ ló kówó rẹ̀ àwọn bàbá yín náà tàyẹ fáwọn èbó lọ́kàtà dáadáa àwọn bàbá yín torí mìíràn wọ́n tàyẹ fáwọn èbó nítorí agọ ẹlẹ́pọ̀n tí mọ́ mú fàákiri báyìí wọ́n tàyẹ fáwọn èbó ìwò mọ́ tó wà ní tàn ẹ́ àwọn èbó wá kún alẹ́ mú wọ́n wá jí ó wá lọ owó ti sọ wọ́n ti sọ wọ́n ti bá ti ẹ̀jẹ́ débi pé

mo ń lẹ́ ni tawọ ẹ̀yẹn taut sórí tó bá sọ́ra tó bá kọ́ ọmọ tí ẹlẹ́sìn tó kọ́ wọn lẹ́sìn ọ̀rọ̀ ọba tó jẹ́ kó yé wọn bẹ́sìn sí rí gangan àti tó mọ́ pè wọn kó mọ́ sí wà sí fún wọn lórí kó inú ilé nípa kí lọ́lọ́n torí ẹ̀dá yín sáyé kí lọ́lọ́n torí ẹ̀dá gbogbo asáyé wàláhì àmà Yúsúfù wájú ẹ̀ kò dẹ̀sìn tó sèsì ó fẹ́ ya táwọn ọmọbìnrin mọ́ mọ́bìnrin wálé fún yín pé yìn táwọn lgbt jùgbẹ́ lóṣù wọ́n tàní ìsinmi ó ti wà ń ta lgbtq kọkùnrin mọ́ bí obìnrin kóbìnrin lọ́kùnrin lọ kọkùnrin ló gbọdọ̀ ló hì fún dem ló gbọdọ̀ ló àbí ṣí why you call me he ó ti takó right mi nìyẹn náà so yìí sọkùnrin ni no ṣí ni mi amé ṣí kí ní ẹ̀nà ti wà ń gbogbo kí wọ́n ti pàmítẹ̀ ọkùnrin bàbálébọ́mọ̀ rẹ̀ sùn bẹ́ẹ̀ ni wọ́n ṣe bí freedom ṣe no wọ́n jọ agreement ni ẹgbà tàbúrò wọ́n lè mẹ́sẹ̀ tó wọ́n fúnra wọn bẹ́ẹ̀ ni táà bá ti fàyè gbà ìsìn ọlọ́wọ́ bá in tó wá ẹ́rí pé opposite ni wọ́n ṣẹlẹ̀ ní pé ọmọ tó bá wá ní ìsinmi àtẹ́bá ọmọ báyìí pé ọmọ yìí ó ti fẹ́ mọ́ sí ribú wọ́n ráhùn tó wá pé pé ìyá ìwà ní tó sì yóò dá obìnrin báyìí báyìí lọ́nà sí ní kóbìnrin ṣeṣe ẹ̀sìn ọlọ́wọ́ bá tó ọmọ yẹn bá bẹ̀rẹ̀ sí ní mọ gbẹ́sìn yìí àwùjọ bẹ̀rẹ̀ sí ní mọ gbógun sí yálà ọkùnrin àbóbìnrin ni wọ́n lè lékún lé wọ́n lè lọ join ẹgbẹ́kẹgbẹ́ o ti join kí ní ọ̀gẹ̀ nìkan ẹgbẹ́ tó mọ́ join tí ń ka Kùránì ẹlẹ́kùnsẹ́ ìṣẹ́gbẹ́ tó dáa lèyìn ẹgbẹ́ tó mọ́ join tó wá dẹni tí wọ́n jùkú sí mọ́sálásí tí ń sin lọ́wọ́ join tó di pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó bá pè kó wá yóò mọ̀ mo busy ó wá dì sí tó bá pèlẹ̀ kan yóò dá ẹlẹ́mẹta nítorí ti mọ̀pọ́lọ̀ ní pé kápá òbí wálé ẹ̀dàkùn sẹ́gbẹ́ tó dákọ́ lè yìí ẹgbẹ́ tó jọyìn tó lóhùn òun òsè yahoo ma ọmọ títí lọ club tẹ́lẹ̀ olówó lọ́mọ́ ọmọ títí ń fagbó tẹ́lẹ̀ olówó ọ̀fà má ọmọ títí mú tí olówó mú má ọmọ títí ń ta náírà bẹ̀t olówó ta má sẹ́gbẹ́ tó dákọ́yìn ẹ̀ níríwà sí kàtàn àfà yóò ṣe ládùgbò ipé ẹ̀yọ́ ma yí ẹ̀bẹ̀rẹ̀ ọlọ́run tọ́bádẹ̀ ń sọ̀rọ̀ lójoojúmọ́ tó ní kálùkù bá ń sọ̀rọ̀ àbẹ́lùmí target ṣe ní pé à ara ò à mọ́sálásí ní máa ló mọ́sálásí à Allahu Akbar káyí mọ́sí náà bà máa bí ẹ̀tù mt mọ́sálásí kò ní sáwọn yẹn mọ́sálásí má in tó kù ní pé ọ̀rọ̀ tó pọ̀kù mọ́sálásí gbọ́nú ọ̀lọ́ mú lọ ní náírà bẹ̀t lọ ní asẹ́ mú lọ yàwó yàwó so àwọn kí ni wọ́n kọ́ ibi tó ti wá léwu ní pé ẹ̀sìn Islam wa wallahi ó wà ala khatarin jiddan ó léwu gan àwọn kìíní tó bá kú lórí ẹ̀ hey ó lè bugan o alkiyama o la kó sanuwa so ìyẹn kan tó ní excuse gẹ́bà ìsàlàyé òun náà ni almokoro ìyẹn tí wọ́n bá jẹ́ ń pa láti ṣe kìdìrí ìyẹn tí wọ́n jẹ́ ń pa kí náà ń pè ní kẹjẹ́ èyàn pa oníkan fọ́ọ̀sì èyàn yìí tí ò bá ti kó sínú fọ́ọ̀sì kò kó sí ilé yìí wọ́n sẹ́rù bá ọ́ khawfu yàtọ̀ sí ìkọ̀rọ̀hù àhá tí ó kó gbọ́ ibẹ̀yìn wọ́n ní gẹ́gẹ́ bó ṣẹlẹ̀ sí Ammar bin Yasir tasolana tí wọ́n pa ìyá rẹ̀ so wọ́n padà fọ́sí Ammar bin Yasir kó bú annabi wọ́n fọ́sí Ammar bin Yasir kó wá bú annabi annabiwájú yé pé kayfa wajadta qalbak nígbà tó ń bú mi ẹ̀bọ́ lọ́sọ̀rọ̀ ọkàn rẹ̀ ó ní mutma'innun bil iman ọkàn mi kó kẹ́kẹ́ fún iman annabi ní tán bá tún mú ọ ìgé tó àmọ́ tó bá ṣe o mọ̀ọ́mọ̀ o ń sáwàdà àbí o ń bẹ̀rù o ní excuse o òyìn ti kó nínú Islam ni o náà sọ yìí kayfa tajidu qalbak o ni mutma'innan bil iman lọ́nà fi ní pé illa man ukriha wa qalbuhu mutma'innun bil iman ọlọ́run bá sọ Kùránì pé la yattakhidhil mu'minuna al-kafirina awliya'a ẹ̀yin musulmi ẹ̀yin mùmínì òdodo ẹ gbọ́dọ̀ mú àwọn kèfèrí ní awliya'wò ẹ gbọ́dọ̀ mú ọlọ́rẹ̀ ayò min dunil mu'minina káyàfà mùmínilẹ̀ wa man yaf'al dhalika ẹni tó bá ṣe bẹ́ẹ̀ falaysa minallahi fi shay'in kò eléyò ní kankan sí pẹ̀lú ọlọ́run ọba illa an tattaqu minhum tuqat àfi tó bá jẹ́ kí bóyá ẹkà ṣe bí á bí túkíyà láti pé láti fi dáàbòbò ẹ̀mí ara tí ìlú tẹwà yíò wọ́n sọ pé tó bá ti kọjá mẹ́bá yíò wọ́n ti gbébọn sí ọdún gbọ́fẹ́ pa àti kó ní pé Christian ni mí orin àkódà for that particular reason láti fi kó nínú ìlú yẹn tó gbí wọ́n so yẹn kọ́ orí jẹ pé al-ikrahu ní but tí kí bí wọ́n kàn dúnkùkù lájá wọ́n kàn ké ní wọ́n kàn fọ́sí ìlà èyí ò sí nínú fọ́sọ na'udhu billahi min mujibati ghadabihi àwọn ọwọ́ ìṣọ́nà ọba kú níbi gbogbo nǹkan tí ma ń lèdì sí ìbínú rẹ̀ wà alim iqabihi kájẹ́ ni tí ó mọ̀ mójútó ọkà wa nínú ọ̀ká tó ń sára musulmi lè ní wípé ọkà wa ti change ó dẹ̀ ti lè gan kalhijarati aw ashad qaswa bal kalhadid ọkà wa ti lè ó dà gẹ́gẹ́ bí àpáta kódò tó lè jù àpáta lọ ọkà wa dà gẹ́gẹ́ bí irin ọkà wa ti ó ti yí gan ló jẹ́ pé irú ọkà tó bá ti lè báyẹ̀ ọkọ̀ wo la tu'athiru fihi al-maw'ida kò sí wà sí kàtí mọ́ sáfà ní fún ọkà yìí wá sí yóò mọ̀ gba ọkàn yóò mọ̀ tàpadà ní nígbàtí ìbá da omi sórí àpáta omi ìdóbẹ̀ yóò mọ̀ sàpadà ní o tó bá da omi sí ilẹ̀ tí ma ń gba omi tó bá dá sí bá yóò wọnú yóò fa omi yẹn ẹ jẹ́ ká mú jùtọ́ kan wọ́n inna fil jasadi mọ́gọ́bọ̀ ẹ̀rẹ̀ kan bẹ nínú ara wa idha saluhat saluha al-jasadu kullu ni annabi ne at-taqwa ha huna fayushiru ila qalbi ila qalbihi ila sadrihi thalatha marrat ìbẹ̀rù Ọlọ́ba ibi tó wà ní ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́ba subhanahu wa ta'ala ẹ jẹ́ ká ní lọ́kàn pé àwùjọ wa yìí ṣe àní ọ̀dá bóòlì mi ṣe fẹ́ contribute positively sí development àwùjọ ni bóò mo ṣe fẹ́ contribute positively sí development àwùjọ ni ó dẹ̀ bẹ̀rẹ̀ láti ní ilé ẹnìkọ̀kan wá ni inú ilé ẹni kọ̀kan wá ìjẹ́ ń lu tíra ọlọ́ọ̀bà ti súnà lẹ́gbà Muhammadin sallallahu alaihi wasallam ìjẹ́ ṣẹ̀rí ọlọ́ọ̀lá fi ń dájọ́ nílé wa ọlọ́ikúnikálukú wọlé wa ọlọ́ni yá yọ lẹ́dínà amanu kú anfusakum wa ahlikum nara ẹ̀yin olùgbàgbọ́dodo ẹ ṣọ́ ẹ̀mí ara yín àti àwọn ará lẹ́yìn kú níbi iná wa quduha an-nasu wal hijara in ta mafi kò iná yẹn ní annas wal hijara iyan tafi ta ní ó kú sínú náà mú òfi kò iná aléhà mọ̀láyíkà tó nìgbè láàrín ṣìdáti àwọn mọ̀láyíkà tí wọ́n nípọn tí wọ́n wà sí vie wàláyìn alábí ohun ya mọ̀láyíkà bí mọ̀láyíkà bí nǹkan ohun wọ́n bí ìgbà torí mọ̀láyíkà bí bá wà ní ibi tó gade bí ìgbà tí ka bá wà ní sánmẹ́lẹ́kejì tí ẹ̀ṣẹ̀rẹ́ wà nílẹ̀ ẹlẹ́kejì ويحمل عرش ربك فوقهم يومئذ ثمانية imagine wa malaika tí ó gbé arish aga alarash roba je so baga alarash roba se tubu Ọlọ́run ni wasi akurisi yuhu samawati wal ard Ọlọ́run ni kurisi sí aga alarash Ọlọ́run bí ìgbà tán bá sọ pin sínú desert gbogbo bí nǹkan báyìí sí tó màláíkà mẹ́jọ ní wà gbé yàmàlì kìyàmà màláíkà mẹ́jọ pé náà ní ogbe mẹ́jọ náà ní ogbe mú gbé bá ní yàmàlì kìyàmà Allahu akbar so ọlọ́run bẹ́yà màláíkà pé gìláàrún shidat anábìlò orí Jibril ó dẹ̀ ní sí túnmí àti jùnà 600 ní ìkan nínú rẹ̀ yóò gọ́ tó bá fẹ́ wọ bí ó ṣe fẹ̀ bí ìgbà tí ibi tóhùn bá ti yọ àti ibi tóhùn bá ti wọ́n ìwọ màláíkà ìlọ́lọ́wọ́ bá wà kálà lórí náà àwọn ìlú mọ̀ fi orísìírísìí yàjẹ́ àwọn èèyàn iná yìí ṣebí tí mùsùlùmí ma ń ṣàyà gbangba sí pé ṣebí náà sáà ni a sápọ̀ nínú kí ṣe tí náà ni ajannatu na'im gbogbo tán sọ yìí wọ́lá ìjọ tó bá tó dákẹ́ ló tó mọ̀ reality ó kà dákẹ́ báyìí ló kàn mọ̀ pé eh alhaakọ̀ ilé alhaakọ̀ wọ́lá reality ni nígbà tó máa ṣe kashful ní kọ́bù tó bá yọ ní kọ́bù kólójú ní máa sí gàgá kólójú yẹn báyìí bí ó ṣe rí ní ẹ̀tẹ́ hmm? ma qaddamat li ghadin kó ní kálùkù wá máa wò kí là ń pè ayé di yawmal kiyamawa ayé kìí ṣe bí ta ti jẹ́ra sí kìí ṣe dédé ní mọ́ ẹ kálówó kìí ṣe dédé ní láyé àṣẹ wà ní kọlìdì kìí ṣe dédé mọ́tò wọn kọ́ kìí ṣe dédé kí ni dédé mo gbọ́dọ̀ kú lórí ẹ̀sìn ma ah o ti padà ló o ti life ẹni tó make life o lè yẹn tó gbẹ́sẹ̀ náà báyé tí sí tẹ́lẹ̀ tó sì kú lórí ẹni ẹ ló make in an bí Allah subhanahu wa ta'ala kó ṣe dáadáa fẹ́ni kankan wa kó fọ́ ní kankan wa sí hada wa ala muhammadin wa alihi wa ashabihi wa alaikum wa rahmatullahi Why Samsul Azhar?